إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجدج بوكوة رابا نكسسوني أن يرى سبحانه وتعالى يجب ستوصي أستر عليكم كاتب يفان نبوى محمد صلى الله عليه وسلم àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo mú ní òdòdó tí sáwì níbi jáyé máa imá kọ́lọ̀mbà kó másá ìkàwákún wa Ibadallah ẹ̀páyà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nípa ṣe nínú ìgbésí ayé rẹ̀ àti nínú ẹ̀sìn rẹ̀ òun náà ni àwọn nǹkan méjì kan tó ṣe pé nínú gbogbo ẹrù mùsùlùmí wọ́n gbọ́dọ̀ bá nú rẹ̀ nínú ìrìn àjò ẹ̀sìn rẹ̀ ó gbọ́dọ̀ ní àwọn èròjà méjì nínú ẹrù rẹ̀ òun náà ni àwọn iṣẹ́ ọkàn méjì kan tó sì pé mùsùlùmí gbọ́dọ̀ ma fi bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lò ní kí a máa bẹ̀rù ìyà Ọlọ́run Ọba kí a sì máa rákan orí Ọlọ́run Ọba àti kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala méjèèjì òun ni musulmi gbọ́dọ̀ kójọpọ̀ tó bá fẹ́ sórí láyé bí àti ní alkiyama méjèèjì dàbí ìyẹ́ tí ẹyẹ fi ń fò ní tó ṣe pé tí apọ́ ọ̀tún bá gé apọ́ òsì nìkan ò lè jẹ́ kí ẹyẹ fò bí apọ́ òsì èrò ń jà tó sì pé méjèèjì a máa rárá wọn lọ́wọ́lọ́ ni tí ìkan bá borí ìkan wàhálà ní ó dálẹ̀ mélòmélò èyàn tó sì pé ìfáyà Ọlọ́run Ọba ìfáyà Ọlọ́run Ọba ìbẹ̀rù Ọlọ́run Ọba ó sún Ọba subhanahu wa ta'ala gẹ̀mẹ́ ọ̀pọ̀lọpọ̀ èyàn ló sì pé ìpáyà Ọlọ́run Ọba ìbẹ̀rù Ọlọ́run tó sì pé apá kejì lòun tẹ́rì sí látara ka anú ọlọ́wọ́ bá pọ̀jù ọlọ́wọ́ ji foríjìn ọlọ́wọ́ ó foríjìn yóò sì máa sí àwọn kàbáyìí wà láyé àrùbìlá nítorí náà jẹ́mà oríire gbogbo oríire ó wà bí kíyàn kó méjèèjì papọ̀ kíyàn gbogbo ìjọsìnyàn káwàlọ́mọ́ wípé eléyìí eléyìí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi ròyìn àwọn èèyàn ládá tán ti síwájú ọlọ́wọ́ bá ní wayad'unana raghaban wa rahaba ọlọ́wọ́ bá ní àwọn tẹ́rí àwọn annabi ọlọ́wọ́ bá tán ti síwájú àwọn zakariya àwọn yahya wọ́n ma ń fi àwọn ọlọ́wọ́ bá raghaban lẹ́ni tí wọ́n rán kan orí ọdọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa wọ́n sì ń bẹ̀rù ìyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala méjèèjì ilẹ̀ yẹn fi ń bá ọlọ́wọ́ bá subhanahu wa lò ọlọ́ọ̀bá tún sọ fún wa nínú suratul Isra ọlọ́ọ̀bá ni ulaika alladhina yad'un ẹ̀rí àwọn annabi ọlọ́ọ̀bá tẹ́yìn pé yìí àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá tẹ́yìn pé yìí tẹ́ sọ́dẹ̀ àwọn òsà yàtọ̀ sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yabtaguna ila rabbihimul wasilata ayyuhum aqrab àwọn wọ́n ويرجون رحمته وانا كيك رابا ويخافون عذابه وسنبر عن رابا وسنبر يا رابا سبحانه وتعالى nítorínà jẹma bí èèyàn bá fẹ́ ṣoríire níbi ìjọsí èèyàn èròjà méjèèjì èèyàn gbọ́dọ̀ ní ìpapọ̀ ní bí kan ò bá sí ó lè kó nítorí náà ọlọ́run bá subhanahu wa ta'ala máa ròyìn ara rẹ̀ pẹ̀lú àánú àti ìjìyà àti ọba tó lè kókó nínú al-Qur'an al-Karim ọlọ́ba ni nabbi ibadi anni ana al-ghafuru rahim sọ fáwọn àwọn ẹrú mi fún wọn ní ro anni ana al-ghafuru rahim èmi ọlọ́ọba èmi ni ghafuru rahim náà bákanáà anábíwa muhammad sallallahu alaihi wasallam ní ọ̀pọ̀lọpọ̀ ayé ni anábí o ma ṣe wá lójú kòkòrò ṣẹ́ pẹ̀lú pé yóò ma dákọ̀ oríire tí wọ́n bẹ̀ yóò sì ma dákọ̀ aburú tí ẹmbá tí ó bá ṣe anábíwa muhammad sallallahu alaihi wasallam yóò sọ fún wa pé ah, tẹ́ bá kírun báyìí báyìí báyìí báyìí lọ́lọ́wọ́ bó ṣe fún yín àbájẹ́ bá kí bákanáà ìjìyà báyìí báyìí báyìí lọ́lọ́wọ́ bó fi jẹ yín méjèèjì ni anábí sallallahu alaihi wasallam ló kó nínà ni àwọn olùmọ̀ na fi ma ń kọ àwọn àdísì jọ tí ó ma ń pè wọn ní àhàdísù targhibi wa tarhib àwọn àdísì tí ó ma sèyàn lójú kòkòrò àwọn èyí kásíwà tí ó ma dẹ́rù báyàn tàbáwò nínú gbogbo ìjọsìn pátápátá a rí àwọn àdíjì látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam tí ó mọ̀ ṣe wá lójú kòkòrò tí ó mọ̀ sọ pé à ah, tẹbá mọ̀ ṣe báyìí oríire báyìí lẹ́mọ̀ bá pàdé nínú òrùn nínú zakani nínú àwẹ̀ni nínú gbogbo ìjọsìn nínú hajj pátápátá a tún wá rí bákanáà àwọn hadithi tí ó mọ́ sọ fún wa pé bẹ́ẹ̀ bá pọ̀ tẹ lẹ̀ sí kìíní ìyàbá ìlọ́lọ́wọ́ bó sọ̀kalẹ̀ fún yín nítorí náà méjèèjì ni mùsùlùmí máa fi ń bá Ọlọ́run bá subhanahu wa ta'ala lò ń bẹnu èèyàn tó sì pé ìpáyà Ọlọ́run bá yẹn ó ti bú ọkàn rẹ̀ ẹ̀rù Ọlọ́run bá wọ́n ti bú ọkàn rẹ̀ ibi pé ń sí àti sínú ẹ̀sìn ó wá rí kò wo anú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala má ń jọ́sìn fún ọlọ́ọ̀bá bí ìgbàgbó ń jọ́sìn fún ọbẹ̀ ẹrù ní fi ń wọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ nínú hadith al-qudsi hadith zin bẹnu bukhari àti muslim hadith abu huraira annabi sallallahu alaihi wasallam sọ pọ́lọ́wọ́ bá sọ pé ana inda dhanni abdi bi bí ẹrù mi bá ṣe rò náà mo ṣe wà lọ́dọ̀ rẹ̀ bí ẹrù mi bá ṣe rò mí bẹ́ẹ̀ náà mo ṣe wà lọ́dọ̀ rẹ̀ bí a ń ronú ọlọ́wọ́ bá pé á ọlọ́wọ́ bá ọba tó burú ni bí burú náà ronú ọlọ́wọ́ bá subhanahu wa fi báyàn lò ọlọ́ọ̀bá sì tún sọ fún wa ń kìlọ̀ fún wa nínú al-Qur'an al-Karim ipé ká má jákà mú lórí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ni wa man yaqnatu min rahillahi illa al-qawmul kafirun ẹnìkan ò ní jákà mú nínú kí ọlọ́ọ̀bá àyàfà wọn kèfèrí ọlọ́ọ̀bá tún sọ bí kí ọlọ́ọ̀bá sì pọ̀ kí yẹn ní ìkẹ́ ọlọ́ọ̀bá ò ní kàwọn kálà illa al-qawmu ad-dallun ọlọ́run bá ní ẹnìkan òní jákà múnù kí ọlọ́run bá àyàfẹ́ni tó ti sọ́nù torí náà jàmáà musulmi méjèèjì ilẹ̀ yẹn fi ń bá ọlọ́run bá lò bí a bá ń bẹ̀rù ọlọ́run bá yóò súnmọ́ náà kàpé eh ọlọ́run bá yìí náà orí wọ́n ti ṣe báyìí bí anábi wa Muhammad

títí tí ò ní fi sí ìpáyà ọlọ́run bá subhanahu wa ta'ala kẹ̀kẹ́ mọ́ irú ẹni báwọn wà máa sí ẹsẹ̀ tó bá wù yóò máa jálù ìwọ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa fàáyà bó bá ṣe wù ọlọ́run bá sọ fánú Kùránì pé afa aminu makra Allah eh ṣé ẹ̀mí yín balẹ̀ ń pa ète ọlọ́run bá ní ète tọ́lọ́run bá máa ń dẹ torí náà ọlọ́wọ́ bá tún sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ ayé nínú al-Qur'an wípé eh, ẹ má gbẹ́kẹ̀lé ìkẹ́ mi jù bẹ́ẹ̀ sí ìran kẹ̀kẹ́ mi bẹ́ẹ̀ náà ni ẹ máa páyè mi ọlọ́wọ́ bá o méjèèjì ní bẹ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala tabawo ọlọ́wọ́ bá ń

gbogbo méjèèjì méjèèjì lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó papọ̀ nígbà tó sì pé aljanna ga fún ara àti iná ìdí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala fi dá nìyà Ọlọ́run bá dá aljanna nítorí pé ká máa nága pé àwùjọ́kẹ àwùjọ́kẹ tí a bá ti padà kó láyé yìí á lọ síbi dáadáa Ọlọ́run bá sì dá iná nítorí pé ká máa nága pé àwùjọ́kẹ àwùjọ́kẹ ibi tí àmì gbogbo èèyàn ma lọ́rọ̀ nípa òun owó ṣùgbọ́n ọba sí kíni ọlọ́wọ́ bá dá méjèèjì pé ah, bó bá ń ṣe lè ó wà aljanna bó bá sì fi ilé ilẹ̀ èèyàn wọ́ná ìtorí náà bí mùsùlùmí ó ṣe máa bá ọlọ́wọ́ bá subhanahu wa lórí ya pẹ́nu wọ́n ní èwo ló lọ́lájú ṣé kíyàn páyà ọlọ́wọ́ bá ni àbí kíyàn máa kàánú alimam ibn al-qayyim jauziya wọ́n sọ lórí nínú tírà wọn madarijus salikin wọ́n ní àwọn olùmọ̀ in bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run Ọba òun ló dájú kí ẹmà bẹ̀rù Ọlọ́run Ọba òun ló dájú ó gbọ́dọ̀ borí ìran kanú Ọlọ́run Ọba in sì bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní ah èyí tó dájú òun ni kí ẹmà ran kanú Ọlọ́run Ọba torí pé Ọlọ́run Ọba ọba láàánú ni bọ́lọ́run Ọba sì fẹ́ ká máa ṣe pẹ̀lú òun nìyẹn alimam ibn al-qayyim wá ní wọ́n wá sí khitab wọ́n ṣe àlàyé wọ́n sì ṣe ìdájọ́ wọ́n ní tí ó bá ṣe pé àsìkò àláfíà lèyàn wà wọ́n ní kéèyàn máa rákan ọlọ́ọ̀bá kéèyàn máa bẹ̀rọ ọlọ́ọ̀bá olódájú kéèyàn máa bẹ̀rọ ọlọ́ọ̀bá lásìkò pé ah bí ma ṣe báyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lè ṣe báyìí fún mi wọ́n ní tí wọ́n bá ṣe pé orí ààrẹ lèyàn wà àbẹ́yàn súnmọ́ ibi kí a máa rákà pé eh in bá náà ọlọ́ọ̀bá pàdé torí pé ọlọ́ọ̀bá inú hadith yalla wa aisha hadith tí bẹnu sahihi muslim anábíwa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa pé la yamutanna ahadukum ẹni kakkanu yóò gbọ́dọ̀ kú illa wa huwa yuhsinu dhanna billah àyàfi kó sọ pé ń ro èrò dáadáa pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́mọ̀ ṣùgbọ́n àsìkò tálàáfíà bá ń bẹ lára rẹ máa bẹ̀rù Ọlọ́run bá ju ìrànkan Ọlọ́run bá lọ alẹ́lẹ́ kọ́ yìí tó sọ pé bákẹ́rẹ́ tí ẹrú bá rí pé à òun ti lú Ọlọ́run bá lù òun ti ń kó sí àwọn nǹkan tọ́lọ́run bá subhanahu wa ta'ala pèlé wọ̀ òun ti fi ń ṣeré jù kó pé ń páyà pé sóhun ó ti ẹ̀rí àánú Ọlọ́run gẹ́mọ́ báyìí wọ́n ní kó jẹ́ kí ìrankan ìkẹ́ Ọlọ́run bá kó jí kó borí ẹ̀mí rẹ̀ méjìjì tí ẹ̀má fi ń gbéra wọn tí ẹ̀má fi ń gbéra wọn òun rẹ̀ ó fi ṣoríire láyé ń bí àti ní al-qiyāmah kálọ́mà ìpé Ọlọ́run bá subhanahu wa ta'ala ìmá ń lé ẹrúkún lórí ìpáyà Ọlọ́run bá gẹngẹ fúnra rẹ̀ àti lórí ìrankan rẹ̀ yàtọ̀ sí ìjọsìn ni lára àwọn ìjọsìn ọkàn ni Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala nígbà tí wọ́n ń ka àwọn orísìírísì ìjọsìn tẹ́yẹ máa ń fi ọkàn ṣe iná lè yóò fi mọ̀ ní pé kèé sí àwọn oríkèríkè ara nìkan lèyàn fi ń jọ́sìn gẹ́gẹ́ bá ṣe ń fi oríkèríkè ara wa jọ́sìn a ń fi ahọ́n wa jọ́sìn a ń fi ọkàn wa náà a fi ń jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìpáyà Ọlọ́run Ọba àgbọ́dọ̀ bẹ̀rù kankan bá ṣe bẹ̀rù Ọlọ́run bá ká tó wá ní àbẹ̀rù nǹkan jù bá ṣe bẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala lọ in bẹnu àwọn èèyàn ó ti gbé nǹkan mí ó ti gbé igun ìbẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala bóyá ayé ni bóyá òsà ni bóyá Ògún ni òun tó gbé ilé ṣùgbọ́n

ma wá gbára lẹ́lòmí ma rẹ̀ kẹ̀kẹ́ látọ̀dọ̀ ẹlòmí gbogbo ilé ìta ó tako kíyàn gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala pátápátá pàápàá jùlọ tó bá ti ẹ̀wà ṣe pé nǹkan tẹ́ni wọn lágbára lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí owó oríṣiríṣi nǹkan tó sì pé àwọn èèyàn ẹ̀dá ò lè ṣe wọ́n bá ìgbé nǹkan tí ẹ̀dá lágbára lórí rẹ̀ ní èèyàn wọn kan rẹ̀ wọn ni báwo láṣe máa wá fi lò nínú ìjọsìn gẹ́gẹ́ àti ìpáyà àti ìrẹ́kà báwo láti máa lò nínú ìjọsìn lápẹẹrẹ ìsìn yẹn fẹ́ kírun yóò máa ránkà pé á ah, ìrun tó ń fẹ́ kí àbó kírun táìsì yóò máa ránkà pé á ah, ọlọ́wọ́ bó gbà lọ́wọ́ kò tún wá ní ránkà ránkà ránkà títí kọ́ ọmọ rò pé á ah, òun ti kírun òun ti kírun eh, ọlọ́run sì tún wa ta'ala lónìí àbí nínú àwẹ́sìn Ramadan ló súnmọ́ èyí mọ̀ náà pé ah, ọlọ́run ìdínú àwẹ̀ ìdínú àwẹ̀ bákan náà yóò tún máa bẹ̀rù pé ẹ̀ mọ́ mùsùlùmí di àwẹ̀ òun náà bá méjèèjì náà ni ó wà máa rò papọ̀ pé ah, ìran kan ìdínú àwẹ̀ iná ni ó fi máa pláàni ni ó fi máa pláàni pé eh, irú àwọn tafsiri wo mo lè máa lọ́nà àwẹ̀ irú orí àwọn oríṣiríṣi orí wo mo lè máa sínú àwẹ̀ torí jẹ́mọ́ àwẹ̀ kọjá kéèyàn máa ṣe àwọn ìbàdá àti téèyàn káwẹ̀ tún dé kó tún bá lọ́wọ́ yẹn kéèyàn má lè kó sí o èyàn gbọ́dọ̀ tún lékún sí tó bá dínú àwẹ̀ torí pé oríire kan lórí oríire yàtọ̀ ni kàtọ́ wá sẹ́yìn tó bá ṣe pé òun tún ma ń burú jù nínú àwẹ̀ ni wal-iyadhu billah tó nínú ibadallah bákanáà bẹ́yàn bá ń ṣe kí gbogbo ìjọsìn tẹ́yàn bá ń ṣe èyàn ó máa fi ìran kan pé ọlọ́wọ́ eh, wa muhammad sallallahu alaihi wasallam in bẹnu àwọn èèyàn àwọn ọ̀rẹ́kẹ méjì ninu àwọn tuntun síwájú yí hadith yí Abu Hurairah ló gbáwá ó wà nù àwọn sunan Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìkannú a máa sí Ọlọ́run subhanahu wa ta'ala ma sí wọn sì rí a máa jọ́sì fún Ọlọ́run lódodo èyí wọn a máa ṣe wá àti kejì ah, lójoojúmọ́ wọn ni bó ṣe dòjọ́ kan wá bá lójú oní wallahi bó ṣe búra náà ni pé ọlọ́wọ́ bó ní fúríjì ọmọ tí ń sọ bẹ́ nìkejì ọlọ́wọ́ bá wọ́n sọ pé mani alladhi yata'alla alayk tàlẹ́ni tí ń sọ̀rọ̀ lórí èmì ọlọ́wọ́ bá tí ń sọ pé èmì ọlọ́wọ́ bó ṣe méjèèjì ni fi ń bá ọlọ́run bá lò èyí o mọ̀ páyà pé ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ́ torípé anábi wa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa anábi kílọ̀ fún wa ó ní wa inna ahadakum anábi ní ẹnikannú yóò àbí ẹnikannú yóò la ya'malu bi 'amali ahli aljanna yóò ma ṣiṣẹ́ ọmọ aljanna yóò ma kírun ma gbàwẹ̀ ìgúnpá kan báyìí ni ó kù láàrin wọn àti àtàlìjẹ́nà kó ti wọ́ fàyẹ́sì bí kọ àrẹ́ ìhìn kìtà nítorí wọn bá ti kọ kalẹ̀ yóò wá síkí yóò wá wá bẹ́gé bá yóò lè bá fàyẹ́ àmàlù bí àmàlì ahìlì náà rí fàyẹ̀ lẹ́kùlù ha yóò sì sí sí ọmọ náà yóò sì wọnú náà yẹn náà fa inna ahadakum ọlọ́ eh, anábi sí hatta ma yakunu bainahu wa bainaha illa dhira' títí tó ṣe pé nǹkan tí ó ṣẹ́kù láàrin òun àti iná kò ju ìgúnpá lọ báyìí fa yasbiqu alayhi al-kitab àkọsílẹ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala ó sì lè e bá fa ya'malu bi 'amali ahli al-janna yóò torí na méjèèjì lè mọ́ fi ń bá Ọlọ́run bá lówó ẹ má jẹ́ kí ìran kan ìkẹ́ ọlọ́run ọba borí ẹ̀mí wa débi pá gbàgbé pé ọlọ́run ọba burú ọlọ́run ọba ló ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ sí fún ọlọ́run ọba ní shedid ẹ sì má kí ìpayà ọlọ́run ọba borí ẹ̀mí wà sẹ́kìnrin àgbàgbé pé ọlọ́run الحمد لله المعظم بالتوحيد والصلاة والسلام على رسوله الموعود بأجل المزيد وعلى آله وأصحابه أولي الفضل ورأي السديد Indeed, all praise is due to Allah subhanahu wa ta'ala. We seek peace and blessings for Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his family, his companions, and those that continue to follow his footsteps to the Day of Judgment. May Allah subhanahu wa ta'ala in His infinite mercy make us among these blessed ones. About Allah, one of the essential ingredients and one of the essential belongings a Muslim has to place in his baggage, in his luggage, in worshipping Allah subhanahu wa ta'ala are two very important things. And that is the fear and hope of Allah subhanahu wa ta'ala. The fear of the punishment of Allah and the hope for the mercy of Allah subhanahu wa ta'ala. These two things, when they are combined together, it brings nothing but success to a slave in this world and in the hereafter. They are like two wings of the bird. Whenever the left, the left wing is caught, the right wing alone cannot carry a bird. Whenever the right wing is caught, the, what, the left wing alone cannot carry a bird. That is why a Muslim has to combine between these two things. You have to have the fear of Allah subhanahu wa ta'ala. And at the same time, you have to hope for the mercy of Allah subhanahu wa ta'ala. you fear the wrath of Allah and you hope for the mercy of Allah and this is something that Allah subhanahu wa ta'ala has used to describe those who came before us Allah says in the Holy Quran Surah Al-Isra Allah says أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ those that you call apart from Allah those you think they can answer you apart from Allah يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةِ they are seeking a means to Allah subhanahu wa ta'ala seeking a means by worshipping Allah subhanahu wa ta'ala أيهم أقرب which of them will bring them closer to Allah subhanahu wa ta'ala ويرجون رحمته and they are expecting the what the reward of Allah they are expecting the mercy of Allah ويخافون عذابه and they are fearing the what the punishment of Allah and the wrath of Allah subhanahu wa ta'ala Allah says also in the Holy Quran أولئك الذين Allah says وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا and they call us with hope and with fear of Allah subhanahu wa ta'ala. They call, they call Allah with hope and with fear. That is why in so many hadith of Rasulullah sallallahu alayhi wa sallam, we see that Rasulullah sallallahu alayhi wa sallam combined between these things, two things. Whenever he wants to command the, command the, uh, the, the ummah to do anything, Rasulullah sallallahu alayhi wa sallam will tell us the what? The good thing in it, in doing it. And Rasulullah sallallahu alayhi wa sallam will tell us the bad thing in leaving it. and also if it is something that is prohibited for us Rasulullah sallallahu alaihi wasallam will tell us the good in living it and will warn us of the bad in, in doing it that is we have to combine between fear and hope of Allah subhanahu wa ta'ala there are so many people today that it is the fear of Allah subhanahu wa ta'ala the excessive fear of Allah subhanahu wa ta'ala that led them into innovating things into the deen innovating so many things into the deen that is not part of the sharia And also, there are so many people that is the hope of the mercy of Allah subhanahu wa ta'ala that led them into believing that Allah will be merciful, with them, whatever they may do. They believe that Allah subhanahu wa ta'ala will be merciful with them. Some people, whatever you say, Allah, Allah, no, no, no. That is, that is what they will reply for everything. But a good Muslim, a Muslim that is following the Sunnah of Rasulullah sallallahu alaihi wasallam, will combine between these two things. Because Allah subhanahu wa ta'ala, who can punish, is the one who can, who can bestow mercy. Allah is al rahim Al-Ghafur, al rahman At-Tawwab, Al-Halim. So many words, so many names that comprises of the mercy of Allah subhanahu wa ta'ala. At the same time, Allah is Al-Jabbar, Al-Qahhar, Al-Aziz. So many powerful names of Allah subhanahu wa ta'ala. So we have to combine between these, things, these two things if a person wants to be successful in this world and in the hereafter. And we can practicalize this, practicalize this in what? In our actions, in our ibadat. Whenever you want to, want to observe the salah, you, you have the hope that Allah will, Allah will accept the salah. At the same time, you have the fear that, hey, if I don't pray it the way Rasulullah sallallahu alayhi wa sallam prayed it, Allah will not accept it. You combine between those two. You let one overcome the other, overshadow the other. Also, we are expecting Ramadan now may Allah subhanahu wa ta'ala make us of those who fast it you want you hope that what Allah what Allah will make you witness Ramadan at the same time you fear you have the fear that what hey this Ramadan may not meet me in this in, in this this year's Ramadan may not meet me because those that Allah subhanahu wa ta'ala have taken away are they are they sinners they are those who worship Allah subhanahu wa ta'ala but what whenever what whenever the time is what is attained, Allah, was, Allah will not give anybody a respite. So that is why as Muslims, we have to combine between those things. And we have to practicalize it in our ibadat, in our muamalat. In fact, even in our affairs, in dealing with people. If you want to be a successful leader, you don't just what? Be every time. You be stern on everybody. I will sack you. I will deal with you. But you combine between the both. If you want to be a good parent, a successful parent, you combine between the both. Ah, if you do this, ah, my child, I will give you this. Hope. If you go here, I will beat you. The same thing, you combine both. If you are too merciful and you are too lenient, you know the repercussion. And at the same time, if you are too harsh, if you are too harsh, you know the repercussion. And that is why Rasulullah sallallahu alaihi wasallam, the da'wah of Rasulullah sallallahu alaihi wasallam was mounted on these two pillars. These two pillars. So that is why As Muslims, we should try to understand these two basic things and combine them in all of our ibadat and what and our muamalat. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم انصر اخوان المسلمين في كل مكان اللهم انصر اخوان المسلمين في كل مكان اللهم انصر اخوان المسلمين في كل مكان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة من حوائج الدنيا إلا قضيته لنا ويسرته لنا يا رب العالمين اللهم إنا عبدك فاغفر لنا يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا قبل رمضان واغفر لنا ذنوبنا عند رمضان واحمي خطايانا بعد رمضان يا الله اللهم عز الإسلام والمسلمين اللهم انصر المسلمين في, في, في, في كل مكان يا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد